الحمد لله الحمد لله الذي انفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه أحمده وأكبره وأجلله وأشكره ولا نعمه ظهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أسلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا نصلي وسلم وبارك عليه وعلى آل وصابه أجمعين أما بعد عباد الله أوسيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقي قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارا وما هم بسكارا ولكن عذاب الله شديد أمة الإسلام ربنا سبحانه وتعالى بعث إلينا نبيا أمينا وما هو على الغيب بضنين وما ينطق عن الهوى فهذا النبي أنزل الله سبحانه وتعالى عليه القرآن وفي هذا القرآن أعلن الله سبحانه وتعالى على رؤوس الجميع تحريم عضل النساء فإن عضل النساء محرم بكتاب الله وبسنة رسول الله صلى الله عليه وسلم قال الله سبحانه وتسامى يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء كرها ولا تعذلوهن لتذهبوا ببعض ما آتيتموهن إلا أن يأتينا بفاحشة مبينة أمتنا لهذا العضل صور عديدة ذكرنا لكم بعض هذه الصور في الخطبة الماضية فاليوم ندور حول عضل النساء بسبب الدراسة منع الولي المرأة من النكاح بعد أن قد خطبها الكفء من الرجال بحجة إكمال دراستها إلا أن هذا يحتاج إلى تفصيل دقيق بحجة دينية من القرآن أو من سنة رسول الله صلى الله عليه وسلم أمتنا هذا الدين دين السماوي هذا الدين دين يرائي العدالة في كل شيء وكما كان للرجل حق على أولاده لا بد له من أن يعطيهم هذه الحقوق كذلك لهؤلاء الأولاد حقوق لا بد أن يوفرها لهم أبوهم كذلك أو أمهم أو أولياء أمورهم فهذا الدين نظر في جميع النواحي وعدل الأمور وكيف لا وقد أكمله الله وأتم نعمه علينا في هذا الدين الحنيف فقال فبريرة سواء المسلمين أترى لكون كلا تقرفان النبي صلى الله عليه وسلم ẹni tó bá rí àwọn láti bá máa jẹ́kẹ̀ fún ogun wa aláwọ̀dákù bá ní sàlìkún kí annabi wa bá ní sàlìkún ọlá rẹ̀ àti àwọn ará ilé annabi wa àti àwọn sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀láwọn tó kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọba alkiyama ẹ̀yin rẹ̀ àmì ẹ̀sìn mo ń fi àṣìkò rámi tí tọba tó ní èmi àtẹ̀yìn tó sọ fáà tó lọ sáájú wa ọpá lásẹ̀ kí wọ́n bẹ̀rù rẹ̀ onáàni tó ń pa wa náà lásẹ̀ àwábẹ̀ nínú àdáníkàsí rẹ̀ ìbẹ̀rù tòótọ́ onáà ló lè fi ṣe kòǹgẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wa kọjọ́ ó fi wá jama'a tí ẹ bá ní ìdẹ̀ráwó ilé tóbi jù ń gbogbo ìrìnàtọ̀ bá sí fún wa òun náà ni ìran nẹ́bì sí wa sallallahu alaihi wasallam sábà pé àgbà pé kò pín sáyé annabi wa rabbi wa salamu alaihi ṣùgbọ́n àwọn tí wọ́n máa sọ̀rọ̀ rẹ̀ fún wa fi ilẹ̀ kọ̀sẹ́ni tí yóò gbọ́ annabi yìí tí ó ní nǹkan mélòó fẹ́ ṣùgbọ́n ta ní ó jú fún wa tí ó farabalẹ̀ kèèyé wa tí ó bá wà mara tí tí ó fi èyé wa ibi àti rẹ́mà nìyẹn awon bọ̀rọ̀ bọ̀ wípé ọba dẹ́dà subhanahu wa ta'ala kèé se àwọn ọmọ tí ó لا إله إلا الله النبي صلى الله عليه وسلم أولوك أكيني أولوك أكيني أبريد توصل قائد قائد صلى الله عليه وسلم ń sọ fún wa wípé adìlù nìsá ò ń ṣe léèwọ̀ kásì mú lọ́wọ́ gbogbo ìgbà tó bá dẹ́dà bá ti gbí ọlá fún nǹkankan tó dá ju nǹkankan lọ ẹn tó gbọ́lá fún o ní kó jẹ́jẹ́ o ó gbé ọlá fáwọn tí ń darí lórí àwọn tí ó ń darí àwọn tí ó ń darí ìlú ní kí wọ́n sì jẹ́jẹ́ ó gbé ọlá àjùlọ fún ọkọ lórí ìyàwó rẹ̀ ọkọ ní kó sì jẹ́jẹ́ bó sì jẹ́ pé àwọn àgbàlagbà máa ní ẹn tó ti kọ́lé àtẹn tó nílẹ̀ ẹn tó ti kọ́lé ní kó sì jẹ́jẹ́ tọ́rá àti rí tó fi lẹ̀ rẹ̀ sí ó lẹ́ ọmọ tí ó hùn bẹ́ẹ̀ ọba dẹ́dà wọ́n kúrira kí èyàn máa fi ọlá tọ́lọ ń gbé sọ́dọ̀ rẹ̀ kọ máa fi sọ pé kò sírù ohun ààrẹ labádé bí adìlù nìsá ká fúnlẹ̀ máwọn obìnrin ní fúnlẹ̀ máa pé ó ń ṣe ọlọ́nkú ti lóòlé lọ́kọ àti ká fi ọlọ́kọ̀ọ́ a wá ń sọ àwọn súwárì a ń sọ àwọn súwárì jámù súrọ̀ àwọn ọ̀nà tó lè gbà wá ibi ta wá dé o náà ni mani'u limara'ati mani'u almara'ati minan nikah bi hujjati ikimali dirasatiha ká mẹ́jì kọ́ mabìnrin ọmọ rí wọ́n ní kí ó dé ká ní ó dìgbọ̀ ọba tó parí ẹ̀kọ́ rẹ̀ awá lélé ní ìjẹjọ ó bùkátà tafsir kìí sọ̀rọ̀ awẹ́wà kìí sí sọ̀rọ̀ asárikọjá lórí rẹ̀ jàmáà ẹ̀sìn wa ẹ̀sìn tó wípé kò sí pìlẹ̀jọ́ ni kíyàn wá níbò sí pìlẹ̀jọ́ owó jàrí kò sí sí torí pé ń tọ́ba tó ní gbogbo nǹkan tó fi lélẹ̀ iní jẹ́ ìsìlámù subhanahu wa ta'ala lótìtọ́ níjọun ètè èbò kè wọnú ilé ayé wa obìnrin wọ́n máa tètè lọ lékọ nítorí pé in tí ó wéṣì táìmù wọn wọn ò tí ń tó dúṣẹ̀ ṣàyé bí ọmọ 16 17 18 ni ọmọ mari ń gbà náà kí sí lọ́fàá e ma yẹ ya automatically ẹlẹ́kọ́ ló ní òdí ẹmbájọ́ ma yẹ aláró automatically ọwọ́n jọun wọ́n tó kọ́ ma aláró kọlọ̀ kọ́ ń parí ẹsẹ̀ ibi tí ó jì sí ní ìsẹ̀mí ẹ̀mẹ́rún tí ó mọ̀ sí wẹ́rẹ́ wẹ́rẹ́ nítorí pé ní tí èyí tó tóbi jù ń jẹ́bẹ́ rí sọ́sẹ́ tó jẹ́ pé o náà ní gbòǹgbò rẹ̀ o náà ní pàdí kòkó èyí fi ṣe epo o náà láti jọ mọ́ òun lẹ́yìn ìgbáyé ń sún tí àwọn èbò wá kó sí wá ń gimú wọ́n chẹ́njì ìsẹ̀mí wa pẹ̀lú àwọn kàkà kejì ó di ọmọ lọ skú tó kàwé mẹ́fà mẹ́fà fò di mẹ́wàá mẹ́wàá fò ó di 14 ọjẹ́ 15 bómi ọjẹ́ 16 bómi fẹ́mbà sí mẹ́sìn ẹmbà ṣe biochemistry yóò jẹ́ 15 fún ẹmbà ṣe accounting eh, economics yóò máa jẹ́ 14 fáwọn lápẹẹrẹ bọ́kùn ṣe bùkátà rẹ̀ lóbìnrin náà bùkátà rẹ̀ o ń kálukú sí ń sàgbìyèlè pé ní tó bá jáde ń bẹ̀ lóore o náà wà nù tí ó mú ìsẹ̀mí ọmọbìnrin ìdá yàtọ̀ sí pé ìsìláàmù èyí tó lọ gbogbo wa bá dijú báyìí tààlà tààwò tààtì ìyá sí ègò ọmọbìnrin tó dọ́rọ mẹ́gẹ́ kò sí èyí tí máa lò kéèpù o ẹlẹ́sìn lọmọ ìbòrùn lẹ́ẹ̀bà lórí ẹ̀ níjò wánu níjò lọ́dún bàbá tí ẹbí àti ẹmbẹ́ ní ẹmẹsẹ̀ẹ̀sì nínú uib wọ́n ya fọ́tò wọ́n jẹ́ bí obìnrin mẹ́jọ ẹnìkan pé lórí skáfò àṣọ́rọ̀ gíngíngín kéèkù lọ́nlọ́n ṣùgbọ́n níjọ́ náà lọ́n a musulmi táàrí musulmi ní ìmá iná tó tún lè bọ́ọ̀dẹ̀ pé a lè muslim níjọ́ wa níjò ní ẹwọ gbàtí islamu ti ń jẹ́ islamu ẹwọ bí ojú tí a ṣe dúdú bí sí islamu sọ́lájì fàájì tó ń kálukú kàkì tí wọ́n ọmọ wípé ẹnìkan lóhun ẹni ohun 1815 lọ jáde láyé 210 years sí òní 1815 to 1915 hundred years 1915 to 2015 hundred years plus 10 ṣe Ibrahim ọmọ Senegal 1975 ní ẹ̀kọ́ láyé 50 years ń bẹnu wọ́n jòkó ń bí tó jẹ́ pé bùọ̀dá ni wọ́n pè bàbá rẹ̀ ṣe bẹ̀rẹ̀ ṣe tó bá lẹ́tọ̀ ní islamu ka dọ́bàlẹ́ ni wọ́n dọ́bàlẹ́ bàbá àti ní ọdọ́bàlẹ́ fún kábọ́ lẹ́tọ̀ ní islamu ní islamu ibikíbi tó bá sọlẹ̀ sí wọ́n mẹ́jà láhán gúgún o nítorí pé ìsìláàmù lẹ Yorùbá àìtí ìkú mọ́ká o ọ̀rọ̀ Mẹdínà tí ìrà àti ìdèrí ọ̀rọ̀ Mẹdínà àti ìkú mọ́ká in tí tí ń fi ń ti àwọn ọmọ pa tó bá jẹ́ ààrẹ mùsùlùmí wa lọ́fẹ́ ha tó jẹ́ dídamak ó ní tọ́pọ̀lọpọ̀ ọmọ rí o <laughs> èdè tó sọ fún ẹnu <laughs> ó tó lórọ̀ àwà wọn wọ́n sì kíníkà wọ́n ní yọjú bẹ́ ó ń kálukú pẹ̀ kèé ṣe mùsùlùmí lọ́fẹ́ ha nkẹ́ ẹlé àsí múra tún múra fọ́mẹ́ ẹ̀yin àfáà sùúrù mistake o lẹ́bù pé mo fẹ́ fira mi lẹ́fù sí ọlọ́run o ní dáwà lẹ yóò bá wà báyìí o mufti tàtí lẹ yóò bá ó ti pọ̀ ọlọ́tù jẹ́ wọ́n máa pọ̀ sí ẹwà aṣọ mufti ẹyọkẹ tó ní dárú lifta tó nípa ọ́fíìsì rẹ̀ tàti wà máa bá wọn tàbí fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n tó búwa áfẹ́sì dátà bẹ̀mẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀tún ọ̀sẹ́ndì ẹ̀ ọ̀sẹ́ndì dátà ìsìláàmù tòótọ́ ìwá ló símpù pín ṣùgbọ́n dà láwùjọ wa gbogbo nǹkan lọ́wọ́ afọwọ́bà awádébì adìlù nìsá obìnrin adìlù oníkéyìn ọkọ̀ fún nǹkan níbi ẹ̀tọ́ tó ní ẹ̀kọ́ táwọn obìnrin ọkọ̀ ọ̀sàbúrú mẹ́ ṣùgbọ́n ṣe dẹ̀dẹ̀ ní kọ́ parí ẹ̀kọ́ kò tó mari bí ò ṣe ṣe jẹ́ dẹ̀dẹ̀ kọ́ parí ẹ̀kọ́ kò tó mari bẹ́ẹ̀ náà ní èṣe dẹ̀dẹ̀ kọ́ mari kò tó parí ẹ̀kọ́ ire wọnú ibi wọnú rí sugbe ẹ̀sìn wa olówá bá ní fọ́ àwọn nǹkankan bẹ tí ma ń mú ìyàn sọ wípé mo ti gbè tọ́lọ wa kí yùn bá wá ìdàjọ́ ọ̀tọ̀ mọ́ wà nírọ̀wọ́ rẹsẹ̀ ìdàjọ́ kí ni o ìdàjọ́ ọ̀tọ̀ àwambọ̀ islam a pínlẹ̀ fọmọlọ́kọ́lù islamu ìdàjọ́ márùn-ún lónìí ìdájú àkọ́kọ́ kọ̀dìyẹkúnù wájiban nìkáwò a máa jẹ́ dandan iná sì ní ta fẹ́ lò ẹni wo ni Islam wọ́ jẹ́ dandan fún man kana kathira shahwa olùjọ́kù ìlújóbe ìgbàtọ́rọ ọ̀pọ̀kọ́ bọ́làgásì kò lè mú mọ́ra lókì rẹ̀ àdámọ́bọ́lọ̀n sì dá ni wàyà kọ́ọ̀fù aláàánáfì ilẹ̀ anẹ́tì kọ́dà gbogbo ìgbàlẹ̀rú ma ń bà tílẹ̀ bá ti mọ́ báyìí ayá rí ọkọ̀ kẹ́kẹ́ ìwọ̀ lọ́n sí ń sì ní ṣe sí lẹ́yìn good morning students in tó gbọ́kàn ìlú ni ọmọ wù gbogbo bí irun ori re bọ́ bá ṣẹ́jú bó ṣe gẹ́gẹ́ tó bá wá wà irun lẹ́yìn mọ́mù tó kẹ̀rẹ̀ bá lọ bí ọ̀rọ̀ yáàrùn ibi tó ri na rírun dénú ọmọ kama bí ẹ parí fátí àti ìrùkú kọma ka ọwá lè ṣẹlẹ̀ sọkún bẹ́ olè ṣẹlẹ̀ irú ẹni tó bá rí báyìí nìkáàwù dandan ni fúnrú wọn kọ́dà kí wọ́n jẹ́ olùsì kọ́dà kọ́mọ́ tí ìparí ẹ̀kọ́ rẹ̀ eléyìí ìlọ́dà ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ ọmọrú nípa apáwọn òbí wọn mọ̀dájọ́ ọlọ́run lórí ẹ̀ àwọn èèyàn ń fi nǹkan mí ìdájọ́ nǹkan mí ní ìṣẹ̀lẹ̀ sí alálàmárì níbo láti wá rẹ̀rí ẹ wípé ìbáàmà ti ìparí ẹ̀kọ́ ìbáàmà ju ọmọ ní tí yà sí lọ ìbáàmà ju tí yà sí lọ nítorí pé àwùjọ tiwa ìsìláàmù wa ìsìláàmù ti máa tilẹ̀kùn máa àbúrú ni irú wọn a bá wọn lò wípé kéèsì tí tó yàtọ̀ jẹ́ àfi sahihayn wa fi ghayrihima min hadithi Sa'd bin Sa'd ومن حديث أبي هريرة ومن حديث ابن مسعود ومن حديث أبلا بن عباس ومن حديث جابر ابن عبد الله ومن حديث أنس بن مالك وغيره من الصحابة رضي الله عنهم أجمعين ṣùgbọ́n ẹjẹ́ rúwáyà انا في القوم من دان صلى الله عليه وسلم sálàm èmìtẹ́ اني لا في القوم ọ̀rọ̀ ilé ìkéése pé sàbí ẹgbẹ́ mi lọ sọ tí mi náà tó ń sọ fẹ́lú mi èbí bẹ́ẹ̀bẹ̀ jọna lọ àwọ̀rán sallallahu alaihi wasallam ìjá àtún mọ́ràtún obìnrin kan bá wá bá nàbí faqalat síjú ókè obìnrin tí ń bẹ wájú rẹ̀ ìmìnà mọ̀ sọ́rọ̀ yìí mo dé mọ wá fara mi bọ̀ sọ́rọ̀ ní àbúlóòtọ́ àmà nínú ẹgbàwọ́ mi kúnnà ìdánàbí yìí sallallahu alaihi wasallam jùlúùsàn fàjá lóbìnrin kan bá dé wà sí ìwáyẹ̀ tí baynama nahnu inda rasulillahi sallallahu alaihi wasallam a ti wà pẹ̀lú annabi ní ti bá ní sọ̀rọ̀ lọ fàjá àtùmùrọ̀tùn obìnrin kan bá dé kí ni tó wá kú fárọ̀ fíhà ra'ayek annabi in tó bá sì ti dá lórí ọ̀rọ̀ mi o náà ma gbá fọ́lọ́ fasomat hanbi badake turiyama ìwáyà mi fanazọ̀rọ̀ iléha ó ṣílọ́n bá ń obìnrin yẹ fasọ́ àdà nazọ̀rọ̀ iléha wasọ̀ wábàá بالتشديد العين في صعد والتشديد الواء في صوب هل للمبالغة أو للتكرير ودمجة موافقون نقول لي أنا بيواغو بيوم látòkè délẹ̀. Annabi wò fín inì tún ma ṣẹ́gbà tí bẹ lórí àyà tí wà ò ní, àbí annabi wò láìmẹ́yẹ ìgbà. Nazara alaha wa asfalaha sọ̀hí anìbíwò látòkè délẹ̀ Imam Qurtubi wọ́n ẹlẹ́ẹ̀kejì làwọn mú wípé litekror anìbíwò òtòtòwò ńgbọ̀ pẹ́ fún mọ̀tọ̀ àrọ̀ àṣà àbí ìbá sórí báyìí tó ń túnmọ̀ sí pé kèése rúràn obìnrin tó wù náà Hmm. àwọn mímá wọn ní ẹ̀kọ́ lálànà bí fẹ́lẹ̀ ìsì fún wa salawatu rabbihi wa salamuhu alayhi obìnrin èyí fẹ́ wọ́n torí kọmọ́ bá ọ́fẹ́ nítorí ọlọ́run ó tún fẹ́ ń pa àpọ́gá obìnrin gíga ló wú mi pé ah alhamdulillah eh, muslima àsálẹ̀ máa bú musulmi ó sì ti ọlọ́run kìí ṣe túrọ lọ́nà nìkan torí dúdú a níbi wá àdìbìnà fẹ́ fi kọ́ máa lọ fàjálásàtì ló náà bá jókò níbo gẹ́ ni ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ wà fi ríwáyàtí ta àyínú mawqi'i alqissa wa anna dhalika kana fil masjid masalasi ni annabi wa njona lọ bayna فتعين موقع القصة بهذه الرواية لبني بدي nínú ríwáyà mi Ànábì wa sallallahu alaihi wasallama obìnrin wípé Ànábì ò sèse pé òun òun ọwá ni ya Rasulallah inni malaktuka amri bẹ́ẹ̀ sí mi kò dojúkọ̀ bí sírẹ́tì ó ní ya Rasulullah innaha qad wahabat nafsaha lillahi wa li rasulihi obìnrin tó wọ́wájú rẹ̀ Ọlọ́run ló wá fẹ́ lára àwọn annabi ṣùgbọ́n mo fẹ́ jọ kan àwọn ìyàwó rẹ̀ ṣùgbọ́n làmẹ́rí mi mo ti kó sí ọlọ́ sírọ ni àbóòtọ́ ọwọ́ ń sọ padà pé àrùsàsálàm tí ń bà wú ọ̀ malaktuka amri ọ̀rọ̀ ọ̀sẹ̀mí mi mo kó jànú ẹ̀lé ọlọ́ ibi ọba bá yẹjú ẹ̀sì o náà ni orí báyìí ni a wá faqama rajulun lọ́kùnrin kan bá dìde nínú sọ̀hábá ó ní ya Rasulallah in lam yakun laka biha hajatun fazawwijniha ó ṣe tó bá wà lè jẹ́ wípé kò wù ọ́ táwà náà sì rápẹrẹ rẹ̀ bá ṣe rí níbi ò sì fẹ́ fún èmi obìnrin sì tún sọ fún ànẹ́bì pọ́n ti kú àlàmẹ́rí òun lé ọsọ̀sánlọ̀ àrùbí wa ní ha kò burú tó bá wá fẹ́ wọ́n èwá fẹ́ obìnrin ní òfurufú ma tẹ̀sùkọ́ kí ni tó fẹ́ fún ma tún mú híwá àbí olóò ní kankan alùbí ni wọ́n mẹ́sàn kó ní kankan izhab watlub walau khataman min hadid ọya wà ń tó ìfẹ́ lọ ọlọ tí kọ̀ wọ́n bó sì fi lé sí kò rí ẹ̀kẹ́ múbọ̀ إلى النساء لعلك تجد عندهن شيئا lọ sọ́dọ̀ àwọn obè àwọn kan fẹ́ sì gbọ́ àwọn obè inú ẹbí rẹ̀ ọ sàlántì ó ní ẹ̀kan lọ sọ́dọ̀ wọn bó ṣe ń ké tí wọn bó ṣe ń kọrù wọn ó tó káàkí oòrùn ní olùsíní ó tún lọ sọ́dọ̀ àwọn ẹbí kò rí ẹ̀kan púpọ̀ lọ́dọ̀ obìnrin tí ó sì fẹ́mẹ̀ bẹ́ ń kalẹ̀ in gbọ́ gbogbo kìíní òmìnira ọ̀sọ̀rọ̀ ó tún lọ nígbàtí ó dé padà ó ní ya Rasulallah hadha izari lótìtọ́ rídáwù lè tí a máa sán sókè ìzáàrù ní títílẹ̀ ìzáàrù tí mo ní àìní jẹyọkẹ̀ yìí lọ ló mú mi fàsókè tí mo so mẹ́rùn torí ò sí tí ń fi gbá ara aṣọ́kẹ̀ tí mo ní ní anẹ́bí jẹ ń fún kí n fífẹ́ o ń sẹ́lọ ní o lè wà ó sáàrù tó gbàdí ìsìwá o náà sọ wípé bẹ́ẹ̀ sì ni kò ní nǹkan méjì bá ń lọ kò sì fẹ́ jẹ́ méjì ó ló dánà òfìlàjí ẹlẹ́ bọ́ òfìlàjí ẹlẹ́ kò lè ká ọmọ kò lè ká obìnrin náà obìnrin sí wòye sí ń gbọ́ níṣọ́lọ́ ni tó bá wá rí bẹ́ àbí bá dojú kò bẹ̀rẹ̀ sábà kólò ti kọ́rọ̀ òun lé ànàbí lọ ah, ànàbí dà sọ̀rọ̀ sọ́lá ó ṣọ́lọ́ wa ni àrọ̀bí ti bí hádà rọ́jùl sọ́kùnrin ìwúọ̀ ó ní ya Rasulullah rọ̀dí sọ́rọ̀ lẹ́ni nígbàtí ń bọ̀ àwọn haba àtọkùn àtóbe wọn special made ní ẹfà nàbí o wọ́n ẹ̀ẹ́sẹ̀dá wọ́n ẹ̀ẹ́sẹ̀dá bá o bàbá àti yà ń sọ̀rọ̀ ní ilé kẹ́lẹ́kẹ́lẹ́ olóòfẹ́ fọ́ ma wa bí kí Dangote àti àwọn ìyàmọ́sọ̀rọ̀ ní ilé olóòfẹ́fẹ́ ọmọ wa torí pánà tí ànàbí ti dá sí pé ká jẹ́ kí ọfẹ́ ọmọ sí gbọ́nù olé ọmọ bá bóde bá mímọ̀ ah, sí bí mímọ̀ lọ́bẹ̀ ẹ àwọn nù tí wọ́n bá láwọn èèyàn dà àwọn èèyàn wọ́n pa gbogbo sẹ̀mí wọn àti orí wọn papọ̀ sí pé ara nẹ́bì ìbẹ̀rẹ̀ làpàrí ẹ̀sì obìnrin wọ́n nílẹ̀ ànẹ́bì torí pé wọ́n kọ̀ntú òtí ẹ láti sánmà ní in tó bá ti ṣe òrìjínàlù ó sọ́lọ́ ni kalma akashe min al-Qur'an ẹniwa so ha Qur'ani sọ ma wọn sọ́rọ̀ bẹ́ẹ̀ni inú ìwáyà míì olùmọ̀ iná àti iná inú ìwáyà míì olùmọ̀ sọ́tùl Baqara àti ìtọ́tẹ̀lé inú ìwáyà míì rọ̀sápọ̀ bí o ṣe ọlọ́ni ọ̀rọ̀ àkọ̀bùrú zawajinakaha inú ìwáyà míì ankahnakaha ankahtukaha mallaktukaha amlaktukaha ọ́sà lọ bí ìràwábí oṣù mẹ́fà mọ́ sọ́dí ìyàwó rẹ̀ pẹ̀lú ń tọ́ ọmọ nínú Al-Kùránì yẹ kọ̀ọ̀kọ̀ àwọn mímọ̀ wá fi ọ̀rọ̀ ìsinú bracket ibita wà ń bọ́rì nǹkankan ṣẹlẹ̀ kí ni tí ń ṣẹlẹ̀ obìnrin olóde ó ní kí ànẹ́bí òfin ṣayá kò wú ànẹ́bì kò sí lọ ó sì sọ fánàbí lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ apákan ní kílọ́mọ̀nà bí tí ànẹ́bí ò fi sáré fèsì wọ́n ní hayaan ojú tì mí torí pé nínú òyìn ànẹ́bí káánà àṣádà hayaan mìnẹ́lẹ̀ àdúrà ìfẹ́ kọ́dìrí ha ànẹ́bì ti jújú ọmọge lọ tí ń bẹnu lé wọn sẹ̀pọ̀ mọ̀gẹ́ tó lè mẹ́rin ní títù tọba bóde ṣùgbọ́n títù ń bẹ ní abẹ́ ọ̀bọ̀ àwọn òbí rẹ̀ apákàfà nínú intidharan lil wahyi sáájú kó tó rí pẹ́rọ lọ bí ọlọ́run anábì náà dákẹ́ pé e ìmọ̀bọ̀yá dánwò sánmà lóbìnrin yìí o jẹ́ wo tí wó fún láti sánmà pọ̀ sọ wọn wọ́n تفكرا في جواب يناسب المقام Ànábì ń farabalẹ̀ láti fi wo ah torí pé ẹn tó lè gbẹ̀rẹ̀ wà bóyàn báyìí kò yẹ ká bà ní jẹ́ gbogbo ara wọn ẹn tí ó wà fẹ́yàwó obìnrin kọlọ ọsọlẹ́kìní kejì kẹta ọ wá nírà bó ti kọ́rọ̀ àlámẹ́rin ẹnìkẹ́ wọ́n rí tó

obìn ah, yìí sì wọ́n tó fẹ́ẹ́fẹ́ kò ló kápándá kò ní dá sí ẹyọkan lọ kò ní ẹn tí ó lè sànú ẹ̀nú ẹbí ó sì gbà láti fẹ́ àjẹ́ wípé tí èèyàn bá bára rẹ̀ lẹ́yìn tó jẹ́ wípé ara abẹ́ tí ń se ara abẹ́ tó ju ọpọlọ rẹ̀ lọ ni èyí rákùnrà Eh, eh, eh. la ah, òwe wọn ni la ẹni ara abẹ́ bá ń ṣe kò gbọ́wàs àdàmọ́nù gbogbo ẹni tó bá bẹ̀rẹ̀ báyìí ẹ̀tọ́ ni fáwọn bí rẹ̀ láti lọ́wọ́ kọ mari kọ́dà kọ ìparí ẹ̀kọ́ nítorí wípé ilẹ̀kùn tó fẹ́ sí ẹ̀kọ́ gan kò lè rí parí àwọn òbí ọ̀ṣẹ̀ṣẹ̀ wà bẹ̀rẹ̀ wàhálà ní táìmù wọ́n mọ̀ wá wí nǹkan mí tó mọ́ bá sì ti rí ẹni tó jẹ́ alágbèkalẹ̀ tó lè báwọn bí rẹ̀ sọ̀rọ̀ tí wọ́n ègbọ́yé wípé kèé ṣẹjọ́ rẹ̀ ọba àdẹ́dà ònlọ́dàbẹ́ àwọn kan wá bọ́ bẹ̀ wọ́n nínú èyí tó ma àwọn ọ́fíìsù àwọn lẹ́nu àwọn ọmọ ṣe alìkìtánù alìfìràúní fún ìdàbẹ́fóbe tó jẹ́là náà ti fìràúnà in tó ní wọ́n mọ̀ sí fàmà bèèrè bà ní sọ inú tí a bá ti ń bí wọn gbà náà ẹpa ọkùnrin èyí tó bá jóbe ẹ̀họ abẹ́rẹ̀ dànù in tí è máa mọ̀kò bí ìlò mẹ́ ẹ̀ṣọ́rọ̀ ọkùnrin àwọn tí wọ́n mọ́ sí pọ̀ Sudan lọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìwà àwọn ìdílé kẹtì ẹ̀gbákarí lọ́dọ̀ wọn ó wá ń fira wọn yẹgẹ̀láyé lónìí wípé nínú àwọn ẹbí tí obìnrin ti ní phd jùláyé àwọn ni obìnrin wọ́n ma sọ pé òrẹ́ àwọn àbá àti yà mi wọ́n ti wá sí mi fún mi ní torí pé kẹ́kọ̀ọ́ tó sì ti bùkátà tí è ṣe bùkátà tọ́jẹ́ pé agbára ti ẹ̀ náà ká àwambọ̀ àti sọ tẹ̀sìn báhùn asọ̀dájú ẹ̀ àwárí ọmọ 17 years no 18 21 ọ̀ẹ́sẹ̀ wọ skú báwùjọ ìsìrí bàbá rẹ̀ wá ní ìmánì òun ògbé kóhun fi lọ́kọ̀ báyìí àfikọ́ parí ẹ̀kọ́ rẹ̀ sí bí ọmọ 22 àbí 23

ó ti pé bàbá ìyàwó ẹ̀darí ẹwà túnra yí o ọ̀fẹ́ kọ́kọ́ ya pé ẹran bó káàsì lásìkò léyà ní sọ fún bàbá ìyàwó rẹ̀ pé wọ́n wá túnra wọn àwọn o ó ń kálukú ẹ jẹ́ àwọn èèyàn ọgbọ́ yé pé sórí ń bí eléyìí ọlọ́n ọlẹ́mẹ́ ọmọ obìnrin tí è parí ẹ̀kọ́ rẹ̀ tàà fẹ́ fi lọ́kọ ẹjọ́ tí ọ̀dọ̀ rẹ̀ wà ẹjọ́ tí ọ̀dọ̀ kíni o ẹjọ́ tí ọ̀dọ̀ rẹ̀ wà ọmọ dápọ̀ ọmọ pé o ká tó wá bá pàpàbọ̀ o ẹ ti ẹ̀ wólẹ̀ Yorùbá àmì tó ilẹ̀ Yorùbá wọ́n sì tó sọ pé bá a tún ṣe ń lóbi lòkúrò nílẹ̀ Yorùbá wọ́n ní àwa àtúndí ọ̀gá dáadáa fún yíbò ògógóró wọn ó gbè wájú báyìí nídàjí obì ó sì máa lóko òun ọ̀sán sọ mẹ́dì Islam ti dọ́dọ̀ wa o ìṣesí títànà tí ó bá ẹ̀sìn mu ẹjẹ́ àfi ẹgbẹ̀kan Islam ní ń fọ́ awala agbára dúó ìdán tí a bá ní ọmọ obìnrin tí ó bá tí ìparí ẹ̀kọ́ rẹ̀ kò mari a ní ọ̀sàbúrú mẹ́ ọmọ obìnrin kó tó parí ẹ̀kọ́ rẹ̀ kò mari a ní ọ̀sàbúrú mẹ́ ṣùgbọ́n bí àtọkùn tó bá jẹ́ pé tọ́lọ ń dására wọn in tó dùlà káyè wọn lọ ní tí nǹkan ìbádé táà gbọ́yí bẹ́ẹ̀ fún wọn táà sì káràn wọn lọ́wọ́ lórí bí ó sì ti marí adáhò gbogbo ẹni tí rẹ̀ bá sílẹ̀ sí kọ́ lọ bá wọn tó bá jẹ́ ọ̀rẹ́ bàbá rẹ̀ àfá bàbá rẹ̀ àti ẹlì gbọ́yé o náà kó sì sàdúrà púpọ̀ kọ́ mẹ́jẹ́ ti ṣẹ̀tọ́n lẹ́yìn rẹ̀ kí ọmọ ṣiṣẹ́ mi dáadáa lọ pẹ̀lú bàdẹ́dà láfi sọ wípé eléyìí ó bùkátà kára dúó díẹ̀ káfíṣẹ́ kí ni ó káfí rẹ̀ a jẹ́ pé obìnrin náà in tí ń ṣe ó borí làákàyè rẹ̀ ó ti gbà fọ́lọ́n tẹ́ pé eh, bí kan bá ti yẹjú ìmínà ṣe kí ni o ìmínà ọ̀yọjú ọba ẹ̀ sọ wípé àwọn tí wọ́n bá bùkátà nìka nínú wa bùkátà tọ́lọ́n sọ ìná òwe náà ló fi pa fún wa wọ́n lọ rí lóbe in yakunu fuqara kọ́dà tí a bá jẹ́ aláìní yugnihimullahu min fadli torí pé a ṣe nìká kèése pé agbára wà ẹni tí ó bá jẹ́ para bí ọ máa dàláàmù tí ó lágbára wo ètí ìpínlẹ̀ káwùyá fún wọn ṣùgbọ́n tó pé in tó mú tọrùn bọ́ o ní pé àà wailun ahwanu

yóò sọ wá dẹntà ní dá sí ọ̀rọ̀ musulman yá wa káfi gbà nǹkan mí tí ò ní tí alọ́run lọ́dọ̀ ọba dẹ́dà kìtì ìsẹ̀tàn tí ó mari àṣìbá burú mi lẹ́yìn gbà náà ah, nígbàtí àwọn lágbàtà ti yọjú nígbàtí àwọn tàbí ti yọjú bẹ́ẹ̀ sì ní ká ṣọ́ra lásìkò tá a bọ́lọ̀ ń ṣe rí ọ káńkà àwọn àfáà tó ẹmẹ́dì wọ́n fi àfáà kàkà gbá ilórí ọmọ yín o ààrẹ ti pé òṣìṣàṣù náà ti pé Dr. shafdin aná àti sọ pé kan náà bá wà kù wọn in tẹ́ bá fẹ́ ṣe tẹ́ mọ̀ pé lórí rí ọmọ yín tó dá yín lójú in ẹ ṣe o ẹ̀nà náà alhamdulillah èmi náà bí tèmi náà èmi kí mo pé o ọ̀rọ̀ àfọmọlọ́kọ̀ ní ìsìn sí ò tí máa láì pè lọ ààsì akìrìyà ní ìsìn ọmọ wá sọ mọ́ fẹ́sọ ìṣẹ́lì máa pè mi yàkú òfò lómi ẹ̀fọ́ sí tí ń bá sí bí sẹ́kọ̀ọ́ tí ń tí ń bẹ láwùjọ wa yìí tí ò bẹ́ẹ̀ bá ọba dẹ́dà ń bí ọ nínú ọ̀dà ní kàn sí ẹ mẹ́jì ara rẹ̀ o àwọn ọmọ wa mẹ́jì kí wọ́n rà rẹ̀ o àwọn aya wa mẹ́jì kí wọ́n rà rẹ̀ o bá ṣe ń bí ọ pé kó jẹ́ arẹ́ sí ìmúdílé dákọ̀ ọba dẹ́dà mẹ́jì kí ṣe ìtàn mẹ́jì ọjà gbàlọ́wọ́ wa o ìwọ́là wà ní ọlọ́run ọba méjì sóò fi àṣì yẹ̀yẹ́ o kún wa ní kọ̀rọ̀ wa kún wa ń gbangba wa dọ́kàn wọ balẹ̀ yọ ìfòòró kóònú ọkàn ẹnìkọ̀ọ̀kan wa bí haqqi la hawla wala quwwata illa billahil azim alhamdulillah alhamdulillah alladhi infarada bi tadbiri al-umur لا يشاركه فيه ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه أحمده وأمجده وأشكر ولا نعمه ظهرة وباطنة وأشهد أن لا إله إله شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصابه أجمعين أما بعد أمة الإسلام أوسك ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شون عظيم يوم ترونها تذهل كل مرضيات عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام فربنا سبحانه وتعالى أرسل إلينا رسولا أمينا وما هو على الغيب بضنين يبين لنا شرائع الله وأحكامه فقد أنزل الله سبحانه وتعالى القرآن ومما أنزل عليه منع الرجال من عضل النساء قال الله سبحانه وتسامى يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترفوا النساء كرها ولا تعضلوهن لتذهبوا ببعض ما آتيتموهن فقد نهانا ربنا سبحانه وتعالى من عضل النساء ومن عضلهن منع المرأة من الزواج بحجة إكمال دراستها ولكن قلنا هذا يحتاج إلى تفصيل دقيق أمة الإسلام واعلموا أن أحكام النكاح في هذا الدين الحنيف خمسة النكاح قد يكون واجبا متى يكون واجبا يكون واجبا على كل من كان كثير الشهوة ويخاف على نفسه العنك والزنا ولا يملك نفسه من هذه الشهوة بل قد قلبت هذه الشهوة أقله وذهنه حتى لا يستطيع أن يدير نفسه متى ما جاءته شهوة أمتنا فهذا وإن كان فقيرا أتى ولو كان أفقر حومه لا بد له من النكاح وإن كان فقيرا يجنيه الله سبحانه وتعالى أمتنا كيف لا وقد جاء في الصحيحين وفي غيرهما من عبد سلم سنة سائري رضي الله تعالى أرضاه قال أنا في القوم عند رسول الله صلى الله عليه وسلم وفي رواية بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم وفي رواية كنا عند النبي صلى الله عليه وسلم جلوسا فجاءت امرأة فقالت يا رسول الله إنها قد وهبت نفسها لك وفي رواية إنها قد وهبت نفسها لله ولرسوله نظر إليها رسول الله صلى الله عليه وسلم فصعد, فصعد النظر إليها وصوبه فقال أهل العلم أي نظر أعلاها وأسفلها مبالغة في استحسانها هل هي من, من النساء التي أعجبناه أو لم يعجبنا فلما لم تعجب رسول الله صلى الله عليه وسلم تعطع رأسه وهكذا بعد أن قد وفي رواية خفض النظر وفي رواية البصر فيها ورفعه بالتشديد في في الخاء وفي وفي الفاء هل المبالغة أو للتكريم هذا الخلاف ليس بشيء ذهب الإمام القرطبي إلى أنه للتكريم فالرسول صلى الله عليه وسلم نظر أسفلها وعلاها مرارا لعلها تعجبه فلما رأى أنها لم تعجبه صمت وسكت وتمادى في كلامه فقام رجل من صحابة صلى الله عليه وسلم قال بعضهم رجل من العنصار قال يا رسول الله إن لم يكن لك بها حاجة فزوجنيها فزوجنيها فقال له رسول الله صلى الله عليه وسلم هل معك من شيء تبهرها به قال لا قال اذهب واطلب فذهب ورجع ولم يجد شيئا بارك الله لي ولكم في القرآن والسنة ونفعل الله إياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله الحمد لله رب العالمين وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله اتقوا ربكم في السر والألن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين أمة الإسلام هذه المرأة التي وهبت نفسها للنبي صلى الله عليه وسلم قد قام رجل يريد النبي أن يزوجه إياها ثم طلب منه أن يأتي بخاتم من حديد فلم يجد فقال اذهب إلى النساء لعلك تجري عندهن شيئا فذهب إليهن فلم يجد عندهن شيئا رجل صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم معك شيء من القرآن فذكر له سورة كذا وسورة كذا ثم زوج هو صلى الله عليه وسلم إياها بما معه من القرآن فهذا دليل على أن من كان كثير الشهوة ويعاني من هذه الشهوة ولم يجد شيئا ولم يملك ما يتزوج به النساء فإنه يساعد بل ربنا سبحانه وتعالى يعينه كما وعد جميع من كانت هذه حاله في سورة النور إن يكونوا فقراء يغنيهم الله من فضله فإذا كانت المرأة كثيرة الشهوة لا يجوز لعولي أمورها أن يؤخروها بحجة استكمال دراستها لا وكذلك لو كان الرجل إن كان كثير الشعوى لا يجوز لأهله كذلك أن يمنعوه من الزواج بحجة استكمال الدراسة فهذا هو تفصيل قاطع في هذه المسألة ونسأل الله الذي لا إله إلا هو أن يعين الجميع أن يرزق المتزوجين منا وأن يعين غير المتزوجين منا أعزابنا اللهم ربنا أخلفهم خيرا مما يتوقعون وارزقهم من حيث احتسبوا ومن حيث لم يحتسبوا ونسأل الله الرحمن أن يجن وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى للمسلمين اللهم ربنا عز لسوى للمسلمين ودمر عداك داء الدين اللهم ربنا كلنا مؤيدا ونصيرا وبيض وجوانا يوم تبيض وجوه ليائك ولا تسود وجوانا يوم تسود وجوه دائك يا أكرم الأكرمين اللهم ربنا كلنا مؤيدا ونصيرا وآملنا بما أنت أهل فأنت أهل التقوى وأهل المغفرة وننعل الذنوب والمعاصي اللهم ربنا انتقم لعبادك المستضعفين من المؤمنين ومن في كل مكان ووحد صفوف المسلمين ودما شتت المسلمين يا أرحم الراحمين عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بعمر فدافي بنفسه وثنى بملكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القلب مقدسا الثابتة من نسي الصلاة علي خطئ طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على ذنبه الكريم خطب الأنبياء خليل الرحمن المبعوث رحمة للعالمين اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى أهل وصحبه وسلم تسليما كثيرا